إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلاء بيجي سمعي أسمع به وأشهد من ذلك نعم إن شاء الله تعالى لن يتسواج لوري tíra tí a ń ká lọ ta fi ń kọ́ kí ni àwọn nǹkan tó lè ba ìsìláàmù jẹ́ tó yẹ ká jìnà sí tó yẹ ká sá fẹ́tẹ́fẹ́tẹ́ fún tó yẹ kí ó yẹ kó wà ní ibùyọ oòrùn káwà wà ní ìwò wọ oòrùn so nínú tírà al-shaykh al-allama al-ustad al-doktor salih ibn fawzan al-fawzan so ibi tawade òun náà níbi nínú àwọn kan tó ma ń ba islamu jẹ́ òun náà ni kí a máa pe kèfèrí ní kèfèrí so nínú àwọn kan tó ma ń ba Islam jẹ́ ni kí ẹ má pe kèfèrí ní kèfèrí so tó jẹ́ náàkìdù ẹlẹ́kẹta nǹkan tó ma ń ba Islam jẹ́ ẹlẹ́kẹta àti wọ́n ká lọ fún wa àlàyé rẹ̀ nípa kí ni àgbọ́yé ìpìlẹ̀ yìí bóò ni ó sì gbọ́yé bó ti tọ́ àti bó ṣe yẹ tẹ́yàn sí ní fi sílò yálà sí àṣejù ni àbí sí àṣe ètò so yálà sí àṣejù ni àbí sí àṣe ètò so Sheikh Salih al wọ́n sọ pé wa ha'ula'i yuqimuna al-an àwọn ẹni yìí ní sí báyìí wọ́n ma ń organize Ah, mu'tamarat àwọn conferences litaqarubi bayna al-adyan wa alaykum assalam wa rahmatullah láti wípé káwọn ẹ̀sìn kan súnmọ́ra wọn wa ma'al asaf pẹ̀lú banújẹ́ yu'ayyiduhum man yantasibuna ila al-islam àwọn tí wọ́n fi ránwá sí ti sí islam àwọn náà ràn wọ́n lọ́wọ́ ويحضرون هذه المؤتمرات wọ́n sì yá ń tẹ́ di àwọn conferences yìí ويسمونها wọ́n sì máa ń pè ní alhiwaro bain al-adiyan ni pé dialogue ni religious dialogue àbí religious dialogue awil hiwaru bain al-hadarat al àbí civilization dialogues so ní tí wọ́n máa ń sọ nìyẹn wa ma ashbaha dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fahum la yahdurunaha àwọn wo àtẹ́ndì o min ajli an yubtilu shubaha al-yahudi wan nasara wọ́n wà tẹ́ndẹ̀ nítorí kán fi nọlifáì ìrújú àwọn yahudi àtàwọn nasara wa innama yahdurunaha ìdí ta fi hàn tẹ́ndẹ̀rẹ̀ liyatasalahu ma'ahum kí wọ́n bá fi jọ rectify láàrin ara wọn wa yakfihim ó sì tó fún wọn annal yahuda wan nasara ní pé àti yahudi àti nasara ya'tarifuna anna muhammadan sallallahu alaihi wasallama nabiy ó tó fún wọn táwọn yahudi àti nasara tán bá sà ti gbà pé muhammadu annabi ni walau fi zahir kò bá sí space gbígbà tí wọ́n gbà o gbígbà ti èrèfé ni wọ́n kàn fi hàn ní wa hum la ya'tarifuna bi umumi risala ṣùgbọ́n wọn ò gba gbogbo iṣẹ́ annabi sallallahu alaihi wasallam fayakfuruna bi umumi risalati so wọ́n ṣe kèfèrí sí gbogbo akílùkọ̀ rẹ̀ gbogbo intọ́lọ̀wọ̀ bá fi rán annabi sallallahu alaihi wasallam níṣẹ́ fa ka'annahum yaqulun so dá gẹ́ bí pé wọ́n sọ pé ní wa alaikum salam wa rahmatullah irdaw anna yọnú sí wa wa narda ankum àwọn ò yọnú sí ọ so àbí ẹ yọnú sí wa àwọn ò sí yín qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé walan tarda àwọn Jews àtàwọn Christian wò lè yọnú sí ọ hatta tattabi'a millatahum títí tó fi dídá bí mo ṣe dá tó fi bẹ̀rẹ̀ sí tẹ̀lé ẹ̀sìn wọn fahum yukhadi'un àwọn wọ́n tàn wọ́n tàn ní falwajibu in tó jọ́nà yàn takfiruhum kíyà kafara wọn ni wal jazmu bi kufrihim kíyà sì ṣọ́ pé kéfèrí ni wọ́n o gbọ́dọ̀ dáútẹ̀ ní pé àti jíwọ àti kírísítẹ̀nù kèfèrí ni wọ́n so yíò gbọ́dọ̀ sọ pé kèfèrí ọlọ́run ní gbogbo wọn ara o musulmi gbọ́dọ̀ dó sinsin lórí ẹ̀sìn rẹ̀ ni wa adamu a wa adami taraddud èyí o sì gbọ́dọ̀ máa lọ máa bọ̀ fi kufrihim nípa ìjẹ́ kèfèrí wọn hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ bi umumi risalati muhammadin sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbogbò ìtàfihàn annabi sallallahu alaihi wasallam níṣẹ́ wa yattabi'uhu wọ́n sì máa tẹ̀lé qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé falladhina amanu bihi àwọn tán gbàgbọ́ nù rẹ̀ wa 'azzaruhu so tí wọ́n náà ṣe wa nasaruhu tí wọ́n náà lọ́wọ́ wattaba'u an-nura alladhi that is Qur'an òní gini òní ìmẹ́lẹ̀ yìí so wani hal hum yattabi'una an-nura alladhi unzila ma'a nabiyyina muhammadin sallallahu alaihi wasallam sáwọn tẹ̀lé ìmẹ́lẹ̀ tí wọ́n sọ kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam annabi wa muhammadin la ara la yattabi'unahu wa tẹ̀lé wa in qalu kódà kó sí pé inna muhammadan sallallahu alaihi wasallam nabi kódà kama sọ pé muhammadu annabi kódà ká ma sọ pé muhammadu anabi ni lakinnahum la yattabi'unahu ṣùgbọ́n wò tẹ̀lé fahum kuffarun bila shakk kèfèrí ni wọ́n láìsí èméjì so tí yẹ bá mọ̀ pé àwọn kan wà láyé annabi sallallahu alaihi wasallam pé yahudi ni wọ́n but bó ni àwọn ṣe gíní bó làwọn ṣe fi àwọn èèyàn àwọn lẹ̀ so bó ní àwọn ṣe fi àwọn èèyàn wọn bó làwọn ṣe fún wọ́lẹ̀ lórí ẹ̀sìn tí wọ́n wà so tẹ́yẹ̀ náà bá mọ̀ pé eléyìí wà láyé ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn kò bọ́lọ̀ jẹran lójú nípa àwọn èèyàn ròdòdó lónìí so bí ó sì máa rí lọ nìyẹn o Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ti kọ́ ọ̀rọ̀ sì ti síwájú lọ́dọ̀ wọn ò ní tẹ̀lé o wọn ò tẹ̀lé wa in qalu inna muhammadan nabi kúrò ká máa sọ pé muhammadu sallallahu alaihi wasallam anabi lakinnahum la yattabi'una ṣùgbọ́n wọn ò tẹ̀lé fahum kuffarun bila shak kèfèrí ni wọ́n láì sí èméjì qala sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ pé la yasma'u bi yahudiyyun yahudi kan ò ní gbọ́n pa mi wala nasraniyun àbí christian kan ò ní gbọ́n pa mi thumma la yu'min billadhi ji'tu bi lẹ́yìn náà kò wá gbàgbọ́ nínú nǹkan tí wọ́n torí ẹ̀gbẹ́ mi dìde illa dakhala an-nar àyàfi pé yóò wọ́ná anábi sallallahu alaihi wasallam ló sọ ilé fayajibu al-jazmu so alaikum salam sọlọ́kàtù so àwọn tó wà lọ́wọ́ wájú kúfúrù òun náà ni àwọn yahudi wọn nasara àtàwọn christian àwọn jews àtàwọn christian wa hum ashadda àwọn méjèèjì lè ní kúfúrùn li'annahum asawu Allaha tó dúkẹ́ àwọn ṣe Ọlọ́run Ọba alladhina ataynahumul kitab àwọn tá ti fún tírà síwájú ya'rifunahu wọ́n dá nabi ma kama ya'rifuna abna'ahum gẹ́gẹ́ bá ṣe dá ọmọ wọn ma wa inna fariqan minhum àwọn àjọ kanú wọn la yaktumuna al-haqqa ma pa òdodo ma wa hum ya'lamun so nígbà tí wọ́n sì ma so wọ́n ma pa òdodo ma nígbàtí wọ́n sì ma wa alaikumus salam wa rahmatullah fa yajibu ala al-muslim so ọ̀rọ̀ yẹn ni lórí musulmi an ya'takida kó láti sọ́kàn kufral kuffar ìjẹ́ kèfèrí àwọn kèfèrí ayyan kanu gbogbo ìran kèfèrí tí mo bá jẹ́ kullu man ashraka billah gbogbo ẹni tó bá ti mọ́rogún papọ̀ mọ́rọ̀ wọn ba wàdáà ghayra Allah ó sì ń pè nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba bí ayyi naw'in min anwa'i shirk pẹ̀lú èyíkéyìí ìran nínú àwọn ọ̀rọ̀ ẹbọ min anwa'i shirk al-akbar nínú àwọn ọ̀rọ̀ ẹbọ gbáǹkọ́gbì fayajibu takfiruhu ọ̀ràn yà ní ìpé ní kéfèrí bilhukmi alayhi bilkufri pẹ̀lú pé yà dájọ́ ìjẹ́ kéfèrí lé lórí wala yajuzu shakku fi kufri ó gbọ́dọ̀ sí èméjì nípa ìjẹ́ kèfèrí rẹ̀ wala yajuzu tashihu wala yajuzu tashihu wala yajuzu tashihu ma huwa alayhi min al-kufri kò tọ́ kí a máa jẹ lóǹtẹ̀ nǹkan tó wà lórí ẹ̀ nínú kèfèrí fayuqalu hadha sahibu din kí a máa sọ pé ah, ẹlẹ́sìn náà lòun náà àwọn ẹlẹ́sìn kejì ẹ̀sìn wọn náà ṣe èyàn ṣe kúfùrù oníṣẹ́sìn inna ad-dīna 'inda Allāhi al-Islām wọ́n ni hādhā aḥsanu min al-wathaniyyīn wọ́n lélé yóò ó dájú àwọn ẹlẹ́bọ̀rọ̀ fal millatun wāḥida so hādhā aḥsanu min al-wathaniyyīn fal-kufru millatun wāḥida kúfùrù rẹ̀ ojú pàdà kanáà ni gbogbo ẹ̀ so ó kàn lè ní àkílọ́kọ́ rẹ̀ bus stop oríṣiríṣi àmọ́ ojú pọ̀nà kankan náà ni gbogbo ẹ̀ ọ̀nà kankan náà ni wọ́n ni naqul a sọ pé man lam yu'min bi muhammadin sallallahu alaihi wasallam ẹni tí ó bá gbà wọnú muhammad walam yattabi'ahu kò sì tẹ̀lé e. fahuwa kafirun mahma kèfèrí ni gbogbo bí o bá sì jẹ́ hadihi akidatun eléyìí akídà tó ṣe pé yajibu ala al-muslimi ọ̀nà yẹni lórí musulmi an ya'taqidaha kó láti sọ́kẹ̀ rẹ̀ li alla yakhruju min al-islam kó má bá fi fi islam lẹ̀ wa huwa la yadiri tí ó sì ma fa aw tashihi madhabihim àbí kó ma sọ pójú ọ̀nà tí wọ́n ní ó lálàáfíà bí an yusahhiha ma alayhi al-yahud kó ma jẹ́ ló tẹ̀yìn táwọn yahudi wà lórí ẹ̀ aw yusahhihu ma alayhi an-nasara àbí kó ma jẹ́ ló tẹ̀yìn táwọn nasara wà ń bẹ̀ wa yaqul kó ma sọ pé hum ashabul adiyani sahiha àwọn so nígbà yà nábi tí wọn wọ́n kàn búkù díẹ̀ pẹ̀lú wọn ṣe tẹ̀lé annabi sallallahu alaihi wasallam yára wọn ò búkù díẹ̀ so wọ́n bú gbogbo ẹ̀kù pátápátá ni wọ́n ni bal hunaka wọ́n ni yálà àwọn katún bẹ man yattasibu ila da'wa ẹni tí ń fira rẹ̀ ti sí da'wa in islam wa yóò sì máa sọ pé ikhwanuna almasihiyun so yíò mọ̀ sọ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mọ̀ lẹ́yìn mẹ́sáyà eh, almasih wọ́n yí sí almasihiyun wọ́n yí sí annasọ́rọ̀ ni wọ́n kíyà pè wọ́n ní nǹkan tó mọ̀ bá pè wọ́n so torí pé bíyà pè wọ́n nasọ́rọ̀ náà kò nẹ́sẹ̀sì túnmà zambu àbí zambu jari so but kíyà pè wọ́n ní nǹkan tó mọ̀ bá pè wọ́n àti pé àwọn tí wọ́n pè wọ́n báyìí wọ́n fẹ́ máa fi ń wáyọnú wọn ni bí ìgbà pé sheikh ń sọ nǹkan tí eh, yusuf al-Qaradawi gẹ́mọ́ sọ ni wa ikhwanuna al-masihiyun so inú bàbá yẹn máa ń dùn sáwọn kèfèrí púpọ̀ gan láìkì ó gbáta àwọn kèfèrí gan àwọn kèfèrí náà sì gbáti ẹ̀ wọ́n ni fanaqulu lahum a sọ fún àwọn tí wọ́n ń ṣe dáwà tí sọ pé àwọn ọmọ àwọn masihiyun disbelievers ẹgbẹ̀ wọ́n ní non-muslims ẹgbẹ̀ wọ́n ní non-muslims disbelievers ni wọ́n wọ́n ní fana kúrù láhùn a sọ fún wọn pé ha wùlá hìlámi ominu àwọn ilé yóò gbàgbọ́ falau amanu tó bá yí pé wọ́n gbàgbọ́ ni lataba'u muhammadan sallallahu alaihi wasallam wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam li anna al-masih turbi al-masih kọ́ọ̀lá ó sọ pé ya bani isra'ila pé àwọn mẹ́lẹ́yìn kristi ara wọn isa mẹ́lẹ́yìn kristi o ìtàlẹ̀ tó almasihiyun sí ni ẹgbẹ́ àwọn mẹ́lẹ́yìn kristi ara àwọn mẹ́lẹ́yìn kristi kọ́ so ta ni kristi gangan fún rẹ̀ so wọ́n ni ta ni kristi gangan ni kristi ibo ni ó ti ni kristi ti jẹ́ ó kọ́ rẹ̀ bóyá Paul ni Kristi wọ́n ni qala ya bani Isra'il ọlọ́wọ́ bá ní ẹ̀yin bani Isra'ila ẹ̀yàn ma Israeli sọ fún wọn pé inni rasulullahi ilaykum òjíṣẹ́ ọlọ́wọ́ bá mo jẹ́ sí yín musaddiqan lima bayna yadayya min mo fi ya'ti min ba'di tí ó wà lẹ́yìn mi ismuhu ahmad ó kọ̀rọ̀ ní ahmad falam yu'minu bi hadha wọn gbére igbọ́ bal inna almasih yala almasihu idha nazala fi akhiri zaman tó bá sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ìgbà fa innahu yattabi'u muhammadan sallallahu alaihi wasallam yóò tẹ̀lé annabi muhammad sallallahu alaihi wasallam àwọn mọ́lẹ́yìn paul àwọn tẹ̀lé wọ́n ni wa yahkumu bi shari'ati al-islam yóò sì ma dájọ́ pẹ̀lú shari'a islam wa yakunu mujaddidan min al-mujaddidin òun náà jẹ́ olùrí ẹ̀sìn nínú àwọn olùrí ẹ̀sìn olùta ẹ̀sìn jí olùta ẹ̀sìn kálọ́tún nínú àwọn olùta ẹ̀sìn kálọ́tún ah èmi fine láti believe pé ànábì kan wà tán pè ní Ayub pé ah mo sorry Okay, ah oh sorry oh. so o káfàrọ̀ ni so kí ló kọ́ rẹ̀ pé ah it hard. fine hard láti bí ìmáni báà náà sí it hard láti pè ọ mùsùlùmí nù wọ́n ni fa'innahu ah wa man kafara bi nabiyyin wahid ẹni tó bá fi ṣe kèfèrí pẹ̀lú ànábì ẹyọ kan fahuwa káfírún bí jami'il anbiya kèfèrí ní sí gbogbo àwọn ànábì yòókù náà falwajibu in tó jọ́nà yọ ma'arifatu hadha al'amri kí yẹn ma alamari ah, èmi ò gbàgbọ́nú ànábì isa ò èmi gbàgbọ́nú ànábì isa so ìgbàgbọ́nú ànábì isa torí kí ló kọ́ rẹ̀ àwọn kò nídìí kó tẹ̀lé wọn kó tó gbà wọnú rẹ̀ so kò nídìí kó tẹ̀lé wọn gbà ẹ̀mí o eh àwọn jíhun adúrú àwọn ọmọ palestine tó ti pa ah ọlá pẹ̀lú tẹ́ ṣe ń gan èmi náà wà gbà nẹ́bí yígbọ́ wọn so ara ọ̀ bó bẹ́ dìnáyà nẹ́bí ọlọ́wọ́ bá kan so yálà nítorí ìkórìíra àwọn ẹlòmíì ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu má jẹ́ kí ìkórìíra àwọn èèyàn kan kó má fi ṣe dédé so ṣe dédé pẹ̀lú àwọn ànábì Ọlọ́run ọba má dínà ànábì yẹn Ìsá bó bẹ́ ìgbà ànábì yẹn Ìsá gbọ́ à di kèfèrí o ìgbà bọ́lódòdó ni o ìgbà gbọ́bó ti tọ́ àti bó ṣe yẹ ìgbà pé Ọlọ́run ọba nìkan ló wá pèpè sí ìgbà pé kò kú wọn ò sì kẹ́ má gbélébùú wọn ò kàn máa àgbélébù pé àwọn pẹ́yà ẹ̀kàn àgbélébù náà ni wọ́n wá lọ́wọ́n lọ́mọ kíṣì lọ́mọ fi rárá so ló tún máa fi yóò máa náká dákùn sí inú rẹ̀ dùn pé wọ́n pẹni tó ń pè lọ́lọ́run rẹ̀ ní àbíbò so irọ́ ni ó gbọ́dọ̀ gbàgbé pé ọlọ́run ọba nìkan ló wà kìí sọmọ ọlọ́run kìí sọmọ ọlọ́run so bẹ́ẹ̀ sì ni kìí ṣe ẹlẹ́kẹta ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni kìí ṣe akẹgbẹ́ ọlọ́run ọba ẹrú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba èèyàn alápọ̀lẹ̀ ni wọ́n ni wa man kafara bi sí ànábì ẹyọ fàhúwà káfírún bí jẹ́mí ilẹ̀ àmbíyà ó ti ṣe kèfèrí sí gbogbo àwọn annabi ọlọ́run ọba náà nìyẹn falwajibu yin tó jọ́rọ̀ yà ma'arifatu hadal amri kí èyàn ma alamari wa allah tentoli hadhihi shubahat kó sì má tẹ̀lé kó má أو التي تروج من اليهود وتروج من اليهود والنصارى èyí tó ṣe pé wọ́n spread látọ̀dọ̀ àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ fahum la yuriduna baqa al-muslimin wọn ò fẹ́ káwọn musulmi ṣẹ́kù ala dinihim lórí ẹ̀sìn wọn walakinnahum yuridun ṣùgbọ́n tí wọ́n fẹ́ an yajtadhibu al-muslimina ila dinihim wọ́n fẹ́ fa àwọn mùsùlùmí sínú ẹ̀sìn wọn ni ẹ̀tọ́ fi di pé tó bá ń lọ títí nìyẹn yóò kà pé ọ̀nà àwọn ti ní àwọn ọmọbìnrin sáwọn obìnrin tó pẹ́ni sí máa ń gbójú sókè máa wò wọ́n so yóò máa olójú wọn tí ó máa tàmànàmànà sí so irú àwọn obìnrin báyìí wọ́n máa fi wọ́n of God ni so èyí táwọn ah hello ah nice day i have a message for you gbogbo message to bá ní fún mi ìfẹ́ so fi message ẹ sápò ara rẹ̀ so message tá nẹ́bí ti fún mi sí tó bó ní sí a máa gba message lọ́wọ́wọ́ ṣe torí skẹ́ẹ̀tì pé ń pé tọ́wọ́ ah good afternoon i can give you my number ah ìfẹ́ so ìfẹ́ ẹni tí ó bá ń ronú ẹni tó wáyé pé ṣáhùwà ti gọ́lábà wallahi eh ṣáhùwà lè gbìyàn kó nùsù lámùfà ó ti gbẹ́lò mí kó rí o ó ti gbẹ́lò mí kó ṣáhùwà tó rí wọ́n rí ní pé tán bẹ́ yẹrẹ yẹ̀yẹ̀ ọ̀kan ẹwọ̀n pé àwọn náà olùsọ́gùn tó wọn èyí tí wọ́n promise wọn pẹ́bẹ̀ ìrìn èyàn kan mú wá ojú báwọn lọ pé èyàn mélòó ni wọ́n fẹ́ fàwọ ìjọba ọ̀run ìjọba ọ̀run ẹ̀mọ̀ símọ̀ ìjọba ọ̀run gbogbo mọ̀ wá jọba so èyàn mélòó ni wọ́n fẹ́ fàwọ bẹ̀ ẹwà lórí mí náà ṣáhùwà tí ṣáhùwà ti gọ̀ lábà ìgbésí ayé rẹ̀ tí ò rí nǹkan mí rò mọ́ títọ̀ wọn bá sọ wọ́n ah I have a message for you this afternoon you can call me Ade yeah this is my number call me call me anytime call me anytime àwọn ọ̀rọ̀ do. afá so you want to do? yóò fi tàfá afá náà gbé átọ́ ah, bóyá olúwa ló sákọ̀ ganima ìsọ́dọ̀ jẹun ààrà ọ̀ eléyìí se ganima ọ̀ Musiba musíbà ni wọ́n sákọ̀ wá sọ́dọ̀ jẹun I don't have time gbogbo àwọn tó bá ti fẹ́ ta nǹkan àwọn obìnrin náà wọ́n mọ̀ lò láti fi ta àwọn náà fẹ́ ta wọ́n fẹ́ ta Kristi fún wọn kìsà lẹ́bí Isa wọ́n fẹ́ ta kí ni wọ́n fẹ́ ta Kristi fún wọn so the Christ wọ́n fẹ́ ta Christ fún wọn so tọ́bá wọ́n fẹ́ ta fún àwọn ọmọbìnrin wọ́n lò fún wọn wọ́n mú pamphlet wá yeah, make sure to come we, are, we have a night vigil tonight too if you can attend wọ́n to parọ́ fún ọ pé muslims too come àbí wọ́n tẹ̀ sọ fún ọ pé ah, nípa àwọn àwọn musulmi náà máa ń wá pé bóyó ti ẹ̀rá àwọn musulmi mi torí wọn pé náà ó bá wọn bẹ̀ so wọ́n ni fàmílà yuriduna baqa'a al-muslimina ala dinihim mú fẹ́ kí àwọn musulmi kẹ wà lórí so mú fẹ́ kẹ wà lórí ẹ̀sìn wọ́n rò pé owó yẹn àtayé àwọn lè fún fífà àwọn mùsùlùmí owó àtayé àwọn lè máa fífà àwọn mùsùlùmí in tí ó wáyé lómi ni pé ha subhanallah in tí christian mi ti ń bápò nínú fakuru nínú sẹ́ la hawla wala quwwata illa billah ó ní agbára gẹn torí pé rízkù Ọlọ́run Ọba máa fẹ́ni tó bá wù ní pẹ̀lú hikma so kìí se pé owó torí pó jẹ́ christian yóò fi lówó ara kìí sì sọ pé torí pó jẹ́ mùsùlùmí ló fi lówó àwa ló yẹ ká lówó yìí torí pé àwa mùsùlùmí lọ náà wá promise lówó so gbogbo àwọn wà sí ayé ó yẹ pé ayé láàmà wá fi bá tú ayé náà fún ẹ̀ àtàwọn bá nná kíní àwọn náà nná kíní bá sẹ́nì kankan tí ń kàwé kan tí ń sọ pé òun fẹ́ ṣe àwọn nǹkan tí ó ma fi kó sí kúfúrú gbogbo ẹni tó ìlówó nínú mùsùlùmí yóò yìí ni gbogbo ẹni tó ìlówó nínú mùsùlùmí yóò yìí ni kí ló rí tàà ń wo ìṣẹ́ tí àwọn sọ̀hábà ni àwọn sọ̀hábà tí wọ́n ní kẹkẹfà àwọn tí wọ́n ti pé dáradára ni wọ́n dára kúmí dákàdà kúmí ó wá di pé àwọn náà wá gba àkọ́kọ́ àwọn náà wá jogún Palestine lọ́dọ̀ àwọn Christian wọ́n tún kọ́nkà Róòmù àwọn sọ̀hábà àpẹẹrẹ ń bẹ fún lára àwọn sọ̀hábà náà but gbogbo wà tíyàmá ti wò pé ayé náà ni ayé yẹn náà lọ́nà ọbó fi hàn kalẹ̀ pẹ̀lú ẹrù pówó lẹ́lú ma fi bá wọn jàbí kò sí problem kìí pé kẹ́ẹ̀dọ́lù sísin lórí ẹ̀sìn wọ́n ni walakinnahum yuriduna an yajtadhibu al-muslimin wọ́n fẹ́ fa àwọn musulmi ila dinihim síbi ẹ̀sìn wọn ni so hum qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé walan tarda anka al-yahud àwọn yahudi wọn ní yọnú sí ọ walan nasara àtàwọn christian hatta tattabi'a millatahum títí tó fi tẹ̀lé ẹ̀sìn wọn hadha kalamullah ọ̀rọ̀ náà bá lélẹ́yìí wa qala ta'ala ọlọ́wọ́ bá tún sọ pé wa qalu kunu hudan aw nasara tahtadu wá di Jew àbí kó wá di Christian ó mọ́nà fẹ́fì islamu ilẹ̀ fẹ́fì islamu ilẹ̀ musulmi náà wá sọ pé ah ìhun rí pàá Christian wọ́n ma lè sọ English wọ́n ma lè sọ English pé wọ́n lè tún ma wà civilized ah oh wọ́ southwest bí i bá wọ́ ọ bá wọn kèfèrí tí wọ́n gbọ́ pàá tí wọ́n pọ̀ lọ́tún gan tí wọ́n pọ̀ gan tí wọ́n pọ̀ bámbám torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ma bó sí ma ń ṣe gan bọ̀ tó mọ̀ yàwòrán rẹ̀ fún ọbí òsì sí wọ́n mọ̀ yàwòrán rẹ̀ fún ọbí òsì sí àti pé kí làwọn wá tẹ́lẹ̀ ayé náà làwọn wá tẹ́lẹ̀ náà ẹ̀dàkùn sálìjẹ́nà wọn lọ́dọ̀ wọn sálìjẹ́nà wọn ló tó bá aljanna tí wọ́n ẹ̀mọ́ tí wọ́n ma ṣe bẹ́ẹ̀ ni wọ́n ma fán fèrè ní so wọ́n wá wọ́n kàn ma fán fèrè so aljanna tí wọ́n ní aljanna tí wọ́n fèrè làwọn ma fán níbi tá a ti ń jẹ dajájá insha Allah so tá ti mú kílùkọ rẹ̀ àwọn ọtí tí ò ní máa pààyàn fèrè láwọn sọ pé àwọn ma fán aljanna so bó wá ní wọ́n ṣe ní sọ́wọ́n ní máa sáfáyé so musulmi yóò máa fi wọn ara rẹ̀ ẹmọ agbọ́ ẹmọ agbọ́ irọ́ burúkú táwọn yẹn máa ń pa fún àwọn yóò mọ̀ parọ́ fún ààrẹ pé ìsìláàmù lòun fowó gbogbo tó ń fẹ́ wá láyé òun bá sì dábò bẹ̀sì náà ni bá sì dábò bẹ̀sì ó sì wá dọmọ sẹ́ ó dẹrú fáwọn kèfèrí tán ọ̀gá rẹ̀ kèfèrí ni ẹni tó tún wà lábẹ́ rẹ̀ kèfèrí ni gbogbo wọn lọ wọ́n ṣe yẹsàyẹsà alẹ́lòmí gan tẹ bá pè nígbà tó wà pẹ̀lú ọ̀gá rẹ̀ kèfèrí torí pé kíní ẹ ti wà pé ẹmọ̀ ọ̀gá rẹ̀ ni so kò ní tẹ bá sálámà sí lásìkò yẹn kò ní dá ìlòm tẹ bá pìkì kọlù assalamu alaikum tẹjọ ma ń sálámà sí láyín tẹ́lẹ̀ náà ni o assalamu alaikum bàbá Abdullah assalamu alaikum ẹ̀kà sán ó sì wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ni torí àìmọye ìgbà lọ̀gá máa ń ti mọ́fíìsì tí ó máa ṣe dáwà fún ah wọn ò ní fi ọlẹ̀ lásán mo sì ní ìgẹ́ tí mo ti fẹ́ bá yín sọ ti pẹ́ mi ní fẹ́ yí kó bínú kó fi ṣe bínú àwọn ò ní pè ló kọ mùsùlùmí rẹ̀ bóyá Abdul Halim ní jẹ́ adé adírẹwà adírẹwà ìnífẹ́ yóò kò fi sí bínú kristi ló rán mi sí ọ kristi ló rán mi sí ọ pé <laughs> ìsìnlẹ̀ tó bá gbà it's no issue but mo fẹ́ kó think, kó think about it kò ní dáa ẹwọ́n wo musulmi o musulmi ọjọ́ rẹ̀ ẹgbọ́n pé ah iṣẹ́ ìtàn ni pé gbogbo ìmúra àwọn lẹ́rúsìn òsèbó gbòrò ló fẹ́ gbà fún ìsìlámù láti jọ yìí pẹ̀lú owó tọ́lọ́run wá kí ibẹ̀ náà ló ti wá ń sin àwọn kèfèrí ló ti ń sẹ́rú fún wọn ẹ̀sìn wọ́n wá gbogbo fún mẹ́lẹ́yìn rẹ̀ pẹ̀lú àwọn ọ̀bùrọ̀ burúkú tó tún padà jáde lẹ́nu rẹ̀ ní pé à ẹ máa wo mùsùlùmí o lẹ́yìn nǹkan tó tún ṣẹlẹ̀ yìí kò ní gbà Ọlọ́run bó láàkù náà Ọlọ́run bá ti kádàrá pé kò ní di kèfèrí àmá ìmánì rẹ̀ orí etí bèbè báyìí ni ó ma ti ṣe so àbí ọlọ́wọ́ bá ti kádàrá pé yóò ma rò pé mùsùlùmí lòun tó sì ti di kèfèrí ó sì ti jáde kónú rẹ̀ so yóò wá ní yóò tún wá ma fi ṣe fàárí pé àkólà you have to be very understanding you have to be very understanding in fact ọ̀gá mi ìjọ kan wà tó pè mí sí ọ́fíìsì tó wá bá mi sọ tó bá mi sọ ó bá mi sọ àwọn ọ̀rọ̀ àmúrè rẹwà mo rẹwà àwọn kílùkọ rẹ̀ ẹwà ẹ̀sìn wọn yẹ lára wọn bọ̀n náà ti mọ̀ pé mùsùlùmí ni mi so náà ti mọ̀ pé mùsùlùmí so mo really appreciate bó ṣe pẹ́mìlé yẹn ẹ mọ̀ wo dìdìrìn èyàn ń pè ọkọ̀ wá sórí búùpù ó tún yìn pé kílọ̀kọ́ rẹ̀ ó tún yìn pé in tó ṣe fún ọ̀nà so bá bẹ́lò mi ṣe rí nìyàn wọ́n ni àyà indahum annahu man lam yakun yahudiyan lọ́dọ̀ àwọn ẹni tí è bá ṣe jíúzo àwọn nasraniyan àbí christian fa innahu laysa bi muhtadin mana hadha kalamullah ọ̀rọ̀ náà lè rí asdaqul qa'ilin ẹni tó ṣe kó fi ń jòrò dòdò jùlọ wallahi àwọn musulmi ti yẹ pẹ̀lẹ̀ ara wọn nítorí ayé wọ́n sì gbàgbé ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n wá ń fẹ́sìn Ọlọ́run Ọba ṣe excuse bẹ́ẹ̀ agbọ́dọ̀ ní musulmi náà ń bẹ agbọ́dọ̀ ní musulmi ń bẹ ó sì ti kára rẹ fáwọn kèfèrí tán ìwọ ló gbé ọ̀gá lọ chọ́ọ̀chì ọgbọ́gá lọ chọ́ọ̀chì tó bá tún dé láti chọ́ọ̀chì ìwọ́lọ́tún ah, ibiṣẹ́ ló yẹ kó lọ quite right company rẹ̀ ká lọ àmọ́ pastor ní kí n yọjú sáwọn láàárọ̀ yìí so all drop mi ní kílọ́kọ́ rẹ̀ ibi 36 story building takọ́ so tó jẹ́ chapel wine so all drop mi bẹ̀ ah, ok sir musulumi musulumi ba ẹ̀tọ́ sọ kún fẹ́ lọ wá owó ayé torí kún bá fi gbé Islam lẹ́yìn o yóò wà ọ̀gá lọ so wà ókè àbí kí n pààkì wọlé sáà ọ̀gárẹ̀ ó wà ókè ó wà ókè kí má fi disturb ẹ ó padà wá láìpẹ́ ókè sáà yóò tún lọ tí ọ̀gá bá ti ṣe tán ọba ti pé ẹlòmí yàtọ̀ sọ́lọ́wọ́ ọba tó àti ṣẹbọ tán yóò tún wọ́n gbọ́gà lónìí ah in fact session ní yìí ó dùn púpọ̀ so àwọn ìgbàlá oríṣiríṣi lórúwà tọwọ́ reverend ginigan dánwò jágbàjágbà Islam wá di bí identity sáwọn èèyàn identity bí akẹ̀mọ́ ló bí identity ẹ̀yàn kó tí nǹkan bá ti di bí identity sáwọn èèyàn àwọn èèyàn máa yìí ní tààsùbù lórí ẹ̀ bọ̀ kéé ṣe fún true value kí ní ẹ̀wọ́n ní tààsùbù fún ma in tí mo tọ́ sọ láti yé tọ́ láti sàlàyé ń padà di bí identity sáwọn èèyàn àwọn èèyàn wọ́n yìí ní identity yẹn o bọ̀ kéé ṣe àwọn nǹkan tí kí ní ẹ islam ti di bí identity fẹ́ lómi so tó bá wọ́n pé a ah, need di musulmi bẹ́ a need the identity islam bẹ́ torí pé ní tèmi náà identify as me. so wọ́n tánà rẹ̀ ni o o lálil islami nasaru wa lálil a'da'i kasaru so wani ay indahum wani lọ́dọ̀ annahu man lam yakun yahudiyan aw nasraniyan fa innahu laysa bi muhtadin هذا كلام الله náà bá lélẹ̀ asdaqul qa'ilin ọlọ́wọ́ bá tó fi ń jẹ́ olódodo jùlọ nínú ẹni tó ń sọ̀rọ̀ fa kayfa la nukaffiruhum bó láti ní pé wọ́n kèfèrè wa kayfa nashukku fi kufrihim bó láti máa ṣe méjì ń pa ìjẹ́ kèfèrí wọn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ti pẹni tó bá mọ́ orogún papọ̀ mọ́ Ọlọ́hun Ọba wọ́n ti pẹni kèfèrí wa abida ghayra Allah ó sì jọ́sí fún kàmí tó yàtọ̀ sọ́lọ́hun Ọba ayyan kan gbogbo nǹkan tí nǹkan yóò bá jẹ́ aw kafara bi àbújá níyà orígun kan nínú àwọn orígun ìmánì mẹ́fà kò sí tí ń jẹ́ mẹ́láíkà ó sọ wọ́n bá máa pè ní sheikhul islam kẹ́tún máa pè ní hujjatul islam kẹ́pẹ́ ní burhanu din taqiyu din àpẹẹrẹ lásẹ́kẹ̀ ni ó so ní pé gbogbo alkọ́bù tí wọ́n bá fún so tó bá fi lè tako orígun kan nínú àwọn orígun iman mẹ́fà a ó di kèfèrí o fa innahu yuhkam bi kufrihi wọ́n dájẹ́lẹ̀ olè nígbó ti di kèfèrí ni wala yutaraddadu fi dhalik èyàn sì lọ èyàn ní bọ̀ níbi eléyìí wala yashukku fihi èyàn sì ní máa ṣe èméjì pa rẹ̀ wala yusahhih ma huwa èyàn sì jẹ́ lóǹtẹ̀ nǹkan tó wà ń bẹ̀ wallahi tí yóò fi ráburú skú nìyàn ìtọ́ tí ó fi aburú ilé ìwé táwọn yìí tẹ́lòmí tó mọ́ bọ̀ ẹlòmí ní owó àti pé ọmọ yìí ohun tó fẹ́ jẹ́ ọkọ̀ skùl yóò kọ́ online university kan ní Saudiya kìníkàkìníkà ní yóò rí kọ́ online university kan ní Saudiya tí ó mọ̀ ọkọ̀ tí fi àwọn side course Islam no experience yẹn ní fẹ́ kó mọ́ ní experience yẹn mọ́ fẹ́ kó ní kó gbé papọ̀ pẹ̀lú oríṣiríṣi ìran àwọn èèyàn ah kókókókókó àtọmọkùnrin àtọmọbìnrin náà ẹwú bí tí ó rí ẹlòmí ò péré tẹ́lòmí ò ní ìtara fọmọbìnrin tọ́lọ́wọ́ bá fún pé á ah, arẹ́lòmí ọlọ́wọ́ bá bùn ní rísk débi pé gbogbo iye tán bá sọ pé university yẹn jẹ́ kó jẹ́ online ó lè ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ wallahi tí pé yóò dáàbòbò ọmọ ọmọ ní nídi láti jáde ọjọ́ tí bá ń lọlé ọkọ ọjọ́ tí wà significant pé jáde nígbésí ayé rẹ̀ nìyẹn ṣùgbọ́ta ara àwọn bóòlù fẹ́ ṣe ìwọ́n sókè bọ́ǹkì ọmọlẹ́yìn Kristi òun ní súnsàlẹ̀ bọ́ǹkì tó bá sì dìgbà tí wọ́n náà bá lọ fẹ́ jí ó fẹ́ ṣe tàájúdì òun ó ti jí tí ó ti tan kándù tí ó ti kúnlẹ̀ tí ó ti di wọ́pọ̀ so ìwọ́n náà sì ma bó orú àwọn àdúwà tán ma ń ṣe àwọn àdúwà èpè bí èpè bí èpè bí àpéyàn báyàjà àwọn ogun agbára so àwọn ogun agbára tó ń jà wọn nínú rúmù yìí èyí tó wọ́n èyí tó wọ́n orí gbogbo ẹ̀ yóò mọ́ wá ẹlẹ́kùn àwọn àdúrà bí ogun bí wà fẹ́ ẹ̀sì fẹ́ báyà wí tẹ́lẹ̀ bí wà fún ìwọ́n náà wò bóò ló sì wá ṣe tó ní ma bá ròyìn báyìí sí bóòlù fẹ́ ṣe tó ní bárú èyàn báyìí sí èyàn wọ́n kọ́ mọ́ sí ìdàmú tó bá ti wá ṣe pẹ́ni tó hun Islam rẹ̀ náà kò kákúnà tẹ́lẹ̀ náà ni ibẹ̀ náà ni tọ̀hún ti ní bóyá ń sùn náà ni bóyá ń sùn ni o ní pé Brother Abdullah Brother Abdullah ẹbọ́lẹ̀ mo rí pé ká gbàdúwà ah ẹ̀ ma ìgbóyà táwọn ènìyàn lórí kúfùrù ẹ mọ̀ ìwòyà láàrin ní lórí kúfùrù àti kúfùrù tí wọ́n fẹ́ tàfọ́mọ̀ rẹ̀ wọ́lá ah, bẹ̀rẹ̀ láàmù orí pé kẹbọ́lẹ̀ pé ká gbàdúwà àwọn ẹ̀mí tí mo ń fi nínú yàrá ìlágbára gan ẹ̀yíká bú gbàdúwà ẹkúlẹ̀ tọ̀hún yẹn náà ó ti gbọ́ orí lọ́rọ̀ àfáà súnfẹ́rẹ̀ náà pé gbogbo àdúwà ní àdúwà pé Christian gan ti sàdúwà fún orí tó sì so alátẹnujẹ́ ó lòsì so so ìwé kò mọ̀ ju tí ó ti bọ̀ fún lọ so ó ti gbọ́ lílẹ́nu ìyẹn pé téèyàn bá ṣe gini pé kèfèrí gan ti sàdá fún ní òun ti gbé contract àdúrà gan fún pastor rí pípà tó ń bẹ́lọ́n bẹ́lọ́n tí ó gbà òun wá lọ bí pastor pé pastor ìlú rẹ̀ gbà fún contract àdúrà rẹ̀ pastor wá bẹ́lọ́n ó wá gbà àwọn àdúrà mítà ma ń gbé wá fún òun ma ń gbé fáwọn pásọ̀ náà ẹ̀hàn pé wọ́n rí fà contracting the fire of contracting so tọ́wọ́ ní ààrẹ ah, abọ́lẹ̀ yóò wọ́n máa gbogbo àwọn àrán kúfùrù àwọn gbogbo ọ̀nà ogun ayé àtógún ọ̀run ara iná gbogbo ẹ̀ ní ma pèrè àpáta òkè gbogbo ẹ̀ ẹwọ̀n ká in tí musulmi kọ́ra ẹ̀ sí tí ń lọlé ìwé nìyàn ní tí musulmi kọ́ra ẹ̀ sí wallahi akọlù ní pé ó mọ̀ rí kìíní ò sí nílé rí sí kankan sí akọlù ní tó kéré jù nìyàn ó mọ̀ rí ò sí nílé kankan sí sí ẹlùmí wá jọmọ síbẹ̀ ẹlùmí ìjọmọ obìnrin síbẹ̀ bàbá rẹ̀ ó sì kìlọ̀ fún tó bá délé tó bá bẹ̀rẹ̀ sí ń lo ìjáàbù kẹ́kẹ́ àbí ìkìmọ̀rì kẹ́kẹ́ mi ìfẹ́ kó mi sọ pé kó lọ di kèfèrí but mi bọ́dọ̀ rí ẹ mi bọ́dọ̀ rí ẹ tó kó lo ìjáàbù kẹ́kẹ́ nínú kìlọ̀ tó máa ń fà àwọn tó máa fẹ́ wọlé ìwé nìyàn eléyìí náà wà nínú kí náà máa ń pè náà orientation orientation so nínú àwọn orientation tí àwọn òbí máa ń fọ́mọ nìyàn wọ́n pè dìde ọmọ tán láti mọ̀ pọ́nwọ́n náà ti ń fi sí súnà tẹ́lẹ̀ òru ló pọ̀ oúnjẹ adìláì adìláì dìde dìde mo lọ́rọ̀ tí mo fẹ́ bọ́ sọ ẹ̀sìn yìí ká mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìyá mú mọ́ nǹkan lẹ iléèwé lọ ń lọ yìí ọ̀tọ̀ ma join kìníkà ọlọ́ join àwọn kìníkà kan tó bá dé school tọ́wọ́n náà sì ti gbọ́ ó sì mọ̀ pé tí òun mọ̀ pé tí ó mọ̀lẹ́mì ara rẹ̀ pé tóun bá ń bá kèfèrí ṣe bàbá àwọn pìrìfà rẹ̀ ju kó wọn bọ́n súnà sí lọ ọmọ mi mọ́ báyìí lẹ́mì ara rẹ̀ so Paul ó bá mọ́ fún lówó yóò mọ̀ sẹ́ndẹ̀ ó tó kò possible gẹ́gẹ́ bí òbí pé gbogbo ògbà àwọn òbí náà ma fi ń rọrùn fún responsibility náà fi ma rán àwọn ọmọ lọ sílé ìwé ẹwọ̀n pé ó yẹ kó bí ma support ọmọ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó bá wà ní ọ̀n but àtẹnitólówó àtẹnití tí ò lówó wọ́n ti kàákún pé nǹkan tó kù nǹkan ìdáfi bọ́ láti ma fi tọ́ àwọn ọmọ ìnáà ní pé kákàsíkín akàràn lọ́wọ́ rẹ̀ kwá ó tán so kò possible kó yẹ pé gbogbo ògbà ọ̀pọ̀lọpọ̀ òbí ní pé gbogbo ògbà in tó bá ń fẹ́ náà lè máa fún torí pé gbogbo àwọn nǹkan ayé àwọn nǹkan ayé ni kódà yìí tó súnmọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí gan kìí sùn ní owó ilé ọmọ mú mọ̀lẹ́mì mi tí ó sí èméjì ń parẹ̀ ara tààrà so ní pé ó yá Paul wa ma kó fún pé a ah, and I call my dad he said he doesn't have money now ni Paul Paul ni send me your account send me your account ìpé a ah. kó tó máa Paul ti máa sọ fún pé ó ti máa sọ àwọn ọ̀rọ̀ tútù sí ìbẹ̀rẹ̀ lónà ti máa boyfriend girlfriend àbí pé à tutorial tutorial lẹ́lùmí ma fi ń dídàkúdà ya Paul eh scholar Paul tí scholar Paul bá ṣàlàyé nǹkan kódà scholar Abdullahi odó lẹ́gbẹ̀ẹ́ yàrá àti ara anu anu èyàn sílẹ̀kùn anu lẹ́ nìyàn ó yá pé scholar scholar kí ló kọ́ rẹ̀ scholar Abdullah ẹgbẹ́ scholar Paul even scholar Paul ó ti máa tọ́ ó ah, gbẹ̀ lè yán rí kí ń sọ yìí ìntẹ́lòmí ìdánwò nínú pé ń kọ́ àwọn èèyàn òun ní lọ́lọ́ kan wala hawla wala quwwata illa billah so ọmọ mi wá padà já sí kúfùrù gan I don't know how to tell my parents at all I've accepted Christ into my life. The only fire. The only fire is the one controlling my life now. Àmọ́ òun ọmọ bọ́n wọ́n ti sọ fún àwọn òbí òun pé only fire ni ní control ìgbésí ayé wọn sí. Wallahu al-musta'an. Wọ́n ni wala yutaraddadu fi dhalik. Ní pé èyàn ní ṣe méjì níbi ìpè wọ́n kéfèrí. Má ṣe méjì níbi ìpè wọ́n o wala yushakku fihi èyàn sì ní máa ṣe èméjì ń pa rẹ̀ èyàn ní máa dáútì rẹ̀ wala yusahhihu ma huwa alayhi èyàn sì ní sọ pé ìtànwà lórí ẹ̀lá àlàáfíà fayaltamis lahu al-a'dhar yóò ma wá wá excuse fún yóò ma wá excuse fún yá ó sì níwà dáadáa pẹ̀ àwọ́kùnrin náà ah, tó bá síyàn kó gbọ́rọ̀ ọ̀bá lẹ́yọ̀ ká sọ́sọ́ ibi tó ti mọ̀ bóyọ́ sẹ́yàn nìyàn so wọ́n ni ad-din laysa fihi musawamat kò sí pé negotiation bí ẹ̀sìn tó bá ti di bí ẹ̀sìn kò sí negotiation wa laysa fihi tanazulat kò sí pé á ah, gbẹ́sẹ̀ fẹ́lẹ̀ ilẹ̀ ẹni pé èyàn ó compromise wọ́n ni fayajibu at-tasrihu bihi wọ́n ni ọ̀nà yẹn ni kíyàn lámẹ́lẹ̀ walbara'atu min diddihi èyàn sì búrọ̀ bára rẹ̀ kó ní nǹkan tó wà opposite ẹ̀sìn thumma ba'da an na'lama lẹ́yìn gbàtà ti wá máa wujuba takfiri al-mushrikina wal-kuffar ìjọ́rọ̀ àyàn yìí pé àwọn olùṣẹbọ ní kèfèrí àtàwọn kèfèrí ajjan kanu gbogbo bí wọ́n bá ṣe jẹ́ wa anna hadhihi aqida la yasihhu al-islamu àti pé àdìsọ́kàn yóò islam ò lálàáfíà wala yastaqimu ad-din ẹ̀sìn òsì lè dúó illa biha àyàfi pẹ̀lú rẹ̀ wallahi musulmi gbúdọ̀ ní láti sọ́kàn pé ah, ọmọ rẹ̀ obìnrin o òun gbúdọ̀ rèé òun ó rèé ní rèé dáadáa tí ò ní jáde tí ò ní jáde tí ò ní máa àmọ́ torí ayé torí pàwọn òbí tí investment wọ́n ti sọ ọmọ di investment wallahi wallahi hey kódà kéèyàn máa ṣe súnnà wọ̀n ráfà in tí ń kẹlù mí lórí bóyìn ṣe súnnà lórí sábìsì kéèṣe kékeré táwọn yẹn náà dẹ̀ mọ̀ torí ṣáhùwà ẹ̀ṣẹ̀ tó ṣe pàápàá jùlọ ṣáhùwà téèyàn bá ti mọ̀ rí oríṣiríṣi àwọn ìwò àwòrán ìyàkúyà láti yà fún àwọn èèyàn pa ṣáhùwà oríṣiríṣi àwòrán ìyàkúyà láti yà fún àwọn èèyàn nípa ṣáhùwà nípa tàǹsọ̀ yìí so àtọkùnrin àtóbìnrin wọ́n ti ní àwọn expectations oríṣiríṣi àwọn imaginations so òun náà fẹ́ ó fẹ́ experience irú àwọn kẹba yẹn Allah kí ẹjẹ́ sálá fi wọn ọ̀ ṣáhúwà ọ̀nà ń dámọ́ ọmọ èèyàn ni ó so kó wá lè yìnyàn lọ sí kèfè ìjẹ́ kèfè tí wá mọ́ tí wá mọ́ ṣẹlẹ̀ tí ṣáhúwà bá ti dá látàtẹ́ bá ti rí pé á ah, kí yìí náà kíyàn máa máa tẹ́lẹ̀ before kíyàn tó bá òun ló fi ń dá òun ló máa jẹ́ kó fi ń pé jùlọ kíyàn má ti gbọ́gbà rí àbí kíyàn má ti rí rí àbí kíyàn má ti òun ní máa jẹ́ kó pé jùlọ ó dàgé ẹjẹ́ fún yílá pẹ̀rẹ́nsì èyàn fẹ́ jẹun kan wọ́n wọ́n tún wá sọ fún yín àwọn nǹkan tí wọ́n tún wá ti parọ́ fún yín nǹkan tí ò sí ń bẹ̀ wọ́n tún ti parọ́ fún yín àwọn nǹkan tí ò sí ń bẹ̀ ẹ padà débẹ̀ bóò ní ó sì lójú yẹn kò ní padà ní ìmọ̀ but oúnjẹ kan tó dùn ìwà rírí ẹ wá ní pé sírì tó wà ń bí ìtọ́nà ọba fi ṣe aljanna ní pé ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar so ilé yíó ṣe pàtàkì yàn ọ̀ náà wani wa anna hadhihi aqidatun la yasihhu al-islam wa la yastaqimu ad-din illa biha àti pé àdìsọ́kàn pé agbọ́dọ̀ gbà pé kèfèrí kèfèrí ni ẹbọ ẹbọ ni olùṣẹbọ olùṣẹbọ ni ẹ̀sìn olè lálàáfíà kò sí lè dó àyàfi pẹ̀lú rẹ̀ wala yakunu nasi inda al-muslimi sawa èyàn gbogbo àwọn èyàn gbọ́dọ̀ rí lọ́dọ̀ musulmi bákanáà pé àwọn èyàn gbọ́dọ̀ rí lọ́dọ̀ musulmi bákanáà èyàn máa ń tí a máa gbọ́dọ̀ tí a bá ń gbá pé kèfè gbére èyàn máa ń gbéra sí lẹ́bù àbúrú rẹ̀ kìí ṣe ti gbéraga tí ó fi wá tọ́ni àwọn John John àbí ó dán àbí ó so Ah, ẹ̀fẹ́ ilẹ̀ lámọ́ ṣe bó so èyàn ó gbé ara rẹ̀ sókè rẹ̀ níbi ara kò nídi ìgbéraga kò nídi èyí àwọn ilé ìwọ̀n lè máa rẹ̀ àrílẹ̀ fún bó rẹ̀ àrílẹ̀ fún ẹ̀sìn rẹ̀ olówá padà gbà ìtò ń fẹ́ náà ni pé kó rẹ̀ àrílẹ̀ kún lè ri ọwọ́ wọ́n ni wala yastaqimu ad-dinu illa biha ó gbọ́dọ̀ sí ilé lẹ́bù pé kò ní lè gbé kúfùrù súnmọ́ ìwọ sì gbọ́dọ̀ máa gbé islam súnmọ́ gbogbo gbà kò gbọ́dọ̀ lè máa gbé kúfùrù súnmọ́ pé ó sì gbọ́dọ̀ lè máa gbé islam súnmọ́ gbogbo gbà you know islam says please why are you talking about christianity ẹ̀yìn náà lè máa ṣe wọ́n ni wala yakunu al-muslimi sawa' ní kí àwọn èèyàn òbòdó rí lọ́dọ̀ mùsùlùmí bákẹ́ náà bí ẹlòmíwà túnmọ̀ sọ bí a but nínú skú yìí náà àwọn ọmọ mi àwọn ọmọ kèfèrí mi náà di mùsùlùmí bọ́dá ọkọ̀ kalọ́lọ́wà mi sí milọ́rìnsì bọ́dá Taufik àwọn kílùkọ́ Bátàfíkì Tyson ni Bátàfíkì tẹ́rẹ láti Tyson wọ́n di Taufik bí a ẹwọ̀n kí àwọn ọmọ kèfèrí mìíràn àwọn náà di musulmi náà ara ẹ ó yẹ káwọn máa di musulmi tẹ́lẹ̀ náà ni ah, ah, eh, ah. ẹlọ́wọ́n ni àà but ṣe wá ṣe dédé báyìí àà ní ẹmà lákàá ìlúmìnì ẹ̀ wallahi tí mo ń sọ yìí èyàn ti sọ́rí nìyà kìí ṣe irú pé bọ́lá Taufik gan bọ́yẹ́ ń sọ bẹ́yẹ̀ sí sọ àáròjọ́ yẹ sọ̀rọ̀ kan láàrọ̀ wọ́n ni àfá bíb inú kàtẹ́ sọ yìí ẹni àwọn ẹni tó bá di kèfèrí pé yẹ kí wọ́n pa ní àdífẹ́ àrùbánà náà bí yánà láńṣàlà yẹn gbàyàn so ní pé à ní pé wọ́n pa ní pé kí ní but mùsùlùmí tó máa di kèfèrí tó máa di mùsùlùmí kan gà ah, but ah, ṣe wá gẹ́ra wọn báwọn ẹwọ̀n gan ẹwùn kẹ so Allah al-musta'an wani wala yakunu an-nas 'inda al-muslimi sawa bal yufarriqu bayna al-haqqi wal-batil yálà ó gbọ́dọ̀ síyàdọ̀ láàrin òdodo àti ànà wal-mu'mini wal-kafir àti mu'mini àti kèfèrí wal-mu'mini wal-kafir wal-muwahhid àti mu'mini àti kèfèrí àtẹni tó mọ́nà ọ̀bálẹ̀ ọ̀kan àbí walmuwahid walmushrik kama farraqa Allahu baynahum fil hukmi gẹ́gẹ́ bọ́lọ̀ ọba náà sì sì pínyà láàrin wọn níbi ìdájọ́ so ma ẹ̀hún yìí wọ́rọ̀ jẹ́ on the same level pẹ̀lú rẹ̀ kódà nínú islamu yẹn ẹ̀hún wọ́rọ̀ ma gbáhùn yẹn sí level mo mọ̀ tẹ́lẹ̀ junior mi ni kí ló kẹran kí lọ́kàn á pẹ̀lú gbogbo lẹ́yìn kí ló kàn á gbogbo àwọn levels ayé táwọn èèyàn fi ní láàká ìwọ̀n tí wọ́n fi gbòròdó pé à olówá ń ṣe wáṣì junior wá nínà àwọn ǹkan tí ò bá láàká ìwọ̀n táwọn èèyàn fi ń dá òdòdó ìgbéraga sallallahu alayhi صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك شر الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليه